إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار naam adúgbẹ́ fọ́nà ọba subhanahu wa ta'ala tí ó ṣe ní ọ̀nà fún wa láti tún péjọpọ̀ láti wá ìmá ẹ̀sìn ọlọ́ọba subhanahu wa ta'ala nínú tíra tí a ń kàrọ tíra durusun fi sharhi nawaqidil islam so ibi tí a dé ọ̀nà ni annaqid arwabi'a nǹkan tó ma ń ba islam jẹ́ nǹkan tó ma ń sanya ẹlẹ́kẹ̀ẹ́rin òun náà ni mani àtàkọ̀dà ẹni tó bá láti sọ́kà anna hadiya ghayra rasuli sallallahu alaihi wasallam aw mani àtàkọ̀dà anna hadiya ghayri rasuli sallallahu alaihi wasallam ẹni tó bá láti sọ́kà pé ìlànà ẹlòmí tó yàtọ̀ sí ti òjíṣẹ́ Ọlọ́run ọba akmalu min hadi ó pé ju ìlànà tó jíṣẹ́ Ọlọ́run ọba lọ aw anna hukma ghayrihi abẹ́ni tó rò pé ìdájọ́ tẹlòmí ahsanu min hukmi ó dájú ìdájọ́ ti

kí ẹ ma dájọ́ pẹ̀lú nǹkan mi so pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tó Ọlọ́run bá sọ kalẹ̀ kí ẹ ma dájọ́ pẹ̀lú nǹkan tó wà nù pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tó wà nù Qur'an àti sunna nabi sallallahu alaihi wasallam kí ni dájọ́ rẹ̀ so ni a fẹ́ wò báyìí so wani wa man za'ama walen tó bá wá ń rò tí bá ń rò rò kúrò lọ́dọ̀ ara rẹ̀ annal waqta qad taghayyara ní pé ìgbà ti yí padà wa anna hukmal kitabi wa sunna ní pé ìdájọ́ Qur'an àti sunna o kana fi zaman qad mada àwọn ìgbà tó ti lọ ní àwọn èèyàn máa ń lò wa anna alhala ṣùgbọ́n ìṣe sí símáyò fil waqti alhadir nígbàtà ń lòun símáyò yaqtadi ó bukata an yu'ta bi hukmin ó bukata ká mú ìdájọ́ wá yunasibul waqt ìdájọ́ tí ó sì kíni tí so ìdájọ́ tí yóò bá ìgbà mu so wọ́n ní ẹni tó bá ń ro ilé yóò wa anna al-hal ní pé ìṣesí tí a wà ń sin o fil waqt al ní àwọn àsìkò yìí sin o yaqtadi o ń bukata an yu'ta bi hukmin ní pé kí wọ́n mú ìdájọ́ wá yunasibu alwaqt alhadir tí ó bá ìgbàta wà yínà mú kama yaqulun gẹba ṣe man sọ wani fa hadhihi riddatun an dinil islam eléyìí èyàn fi ẹ̀sìn islam lẹ́ni o wani fa alladhi yara anna hukma shari'a ẹni tó ń rí pé ìdájọ́ shari'a la yunasibu la yunasibu al'amalu bihi wani ìmá fi ṣiṣẹ́ ṣe kò bá ìgbàmú fi hadha alwaqt lásìkò yìí wa innama yu'ta bi ahkam nǹkan tí yíò ma ṣe ni pé yíò kà ma mú àwọn àdájọ́ wá wa anzima àti àwọn ètò tunasibul waqt tí ó bá gbàmù bi za'mihim lọ́dọ̀ tí wọn fa hadha kufrun eléyìí ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run bá ní wa azza wa jal li anna shari'a turpe shari'a salihatun li kulli zamanin wa makan shari'a dá fún gbogbo àti gbogbo ayé ila an taquma as-sa'a títí tí gbẹ̀ndẹ̀ ó fi dé wa yajibu an yu'taqada hadha ọ̀nà yàsí ní kíyàsí kíni kíyàsí kíni kíyàn láti sọ́kàn yìí wani fa in kana lam yatabayyan lahu wani a tí ó bá hàn sí salahiyatuha dídáre so tí ó bá hàn ẹni tó ń sọ ọ̀rọ̀ yìí fa hadha min naqsihi eléyìí àlébù ní látọ̀dọ̀ ara rẹ̀ tí ó bá hàn sí pé àṣẹ̀rí àṣíkí ni ó bá mú ìwọ́lọ́ ọmọ fahadha min naqsihi so nínú àlébù ara rẹ̀ huwa fahadha min naqsihi huwa wa min naqsi idrakihi àti nínú àlébù àgbọ́yé rẹ̀ la min naqsi shari'a kẹsì nínú àlébù ti shari'a wani wa hunaka man yaqul wani ó sì lẹ́lùmí na ti àwọn legal punishment wọ́n ni warrajmi àti kí a ma stonia warrajma zani so wọ́n ni àti kí a ma lẹ ẹni tó bá ṣe zina tó ti ní àwọn lé kí a ma lẹ lọ́pùpá wa qat'a yadi àti kí a ma ṣe kí a ma gé ọwọ́ ẹni tó bá jalè wa qatla al àti kí a ma ṣe kí a ma pa ẹni tó bá fẹ́ sílẹ̀ ilé gbogbo iṣẹ́ ìjọba ni òkè síṣẹ́ wa iṣẹ́ àwọn olórí musulmi yọ wọ́n ni inna hadhihi ahkamun wọ́n ni àwọn adájọ́ tó lè lè ìdájọ́ ilé ẹ̀gbọ́ la tatanasabu ma'a hadha zaman kò bá ìgbà yìí mu almutatawwir ìgbà wa tó ti pé á ah, ìgbà tó ti developed alladhi tatawwarat fihi afkarun nas ìròrí àwọn èèyàn ti develop jù báyìí lọ pé wa mẹ́nìkan mẹ́lẹ̀ ẹwà súnmẹ́lẹ̀ ẹwà mẹ́lẹ̀ lókò sọ́rọ̀ so ṣeré àbá gbogbo gbàmù wọ́n ni alladhi tatawwarat fihi ẹn ìrònú àwọn èèyàn tó ti develop wọ́n ni wà ọkúrùhùn àti làákàí wọn fala yunasib wọ́n ni kò wọ́n a máa sọ pé a kò bá mú an tutabbaqul hudud ní pé kò bá mú kí a máa law of retaliation so àwọn in tó jọmọ́ kí a gbẹ̀san padà fẹ́ni tí wọ́n bá sábọ̀ sí fún wọ́n ní ká kò mú ala al-qatil so lórí ẹni tó bá sikin lórí ẹni tó bá pààyàn li annahu wahshiya pé ó wide eléyìí wahshiya nǹkan tó sikin nǹkan tó ìwà tó wide ni fa hadhihi al-maqalat wọ́n ní ṣe irú àwọn ọ̀rọ̀ yìí allati tasduru min ba'd al-munafiqin tó máa wá láti apá kan nínú àwọn munafiki àwọn munafiki riddatun wadiha ìfẹ̀sílẹ̀ tó clear yan an dinil islam kó nínú islam li'annahu i'tiradun ala hukmi Allah torí pé yẹn tako ìdájọ́ Ọlọ́run bá ní wa i'tibarun anna hukma Allahi qasirun èyàn sì ń rò pé ìdájọ́ Ọlọ́run bá sì kí ni ó díkù wa ghayru munasib kò sì bá mú فهذا ردة صريحة عن دين الإسلام إليه فسيلة تقلي يكون إنه إسلام وني وكذلك من قال وني باكناني طبعا سوكوي إنه مخير ومني choice بين أن يحكم الشريعة أن يحكم بالشريعة لا نكين لا نكون داجو pẹ̀lú شريعة وأن يحكم بالقوانين أتكون داجو pẹ̀lú kíni pẹ̀lú constitution so ẹn tó bá rí pé sharia ló ń fẹ́ lò kò sí problem ẹn tó bá rò pé constitution ló ń fẹ́ lò kò sí kíni kò burú jáì wọ́n ní insha'a tó bá wù hakama bi sharia yóò dájọ́ pẹ̀lú sharia wa in sha'a tó bá wù hakama bil qawanin yóò dájọ́ pẹ̀lú kìnnì pẹ̀lú constitution wọ́n ní falladhi yaqulu hadhihi al maqala wọ́n lẹ́n tí ń sọ irú àwọn ọ̀rọ̀ báyìí murtaddun an dini islam irú ẹni bẹ́ẹ̀ sí kí ni ó ti fi ẹ̀sìn islam lẹ́ li anna hukma Allahi wọ́n ní torí pé ìdájọ́ Ọlọ́run bá laysa fihi khiyarun kò sí kí kò sí choice ńbẹ̀ ìdájọ́ Ọlọ́run bá kò sí pé pick and choose ńbẹ̀ àbí ẹni tó bá wù kó lò ẹn tó bá wù kó mọ́ lò gẹ́bí àwọn ẹlòmí sí ma ń tú faman sha'a falyu'min wa man sha'a falyakfur pé a ní tọ́nà bá sọ ní bá ní sọ ní pé ẹni tó bá wù kó gbàgbọ́ ẹni tó bá wù kó mọ́ gbàgbọ́ ẹ fà àwọn èèyàn lẹ̀ sọ ara ọ̀ ẹni tó bá wù kó gbàgbọ́ ẹni tó bá wù kó mọ́ gbàgbọ́ àmọ́ kí lókọ̀ rẹ̀ náà àmọ́ àwọn bal hukmullah wọ́n ni yálà ìdájọ́ Ọlọ́run Ọba o mulzamun nǹkan tó ṣe pé kí ni nǹkan tó yẹn gbọ́dọ̀ dún ní mani qala ta'ala Ọlọ́run Ọba sọ pé wa anihkum baynahum bima anzalallah kọ́n sì máa dájọ́ láàrin wọn pẹ̀lú nǹkan tí Ọlọ́run Ọba sọ kalẹ̀ wa la tattabi' ahwa'ahum kò sì gbọ́dọ̀ tẹ̀lé wọ́n ni ìdájọ́ Ọlọ́run Ọba nǹkan tí èèyàn gbọ́dọ̀ dún ní mani wa la yasluhu wala yuslihu an-nasa kò sì sí nǹkan tó lè tún àwọn èèyàn ṣe o illa hukmullah àyàfi dájọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala falaysa al-amru bil khiyar so kò sí choice bí alamariyan bí a ẹ ní choice pé freedom so freedom of kinikan tó bá ní freedom láyé àwọ̀ bóyó ní freedom ní al-qiyama wọ́n ni wa ma kana li mu'mini Ọlọ́run Ọba sọ pé kò sí fún àwọn tó gbàgbọ́ wala mu'mina àbáwọn tó gbàgbọ́ ní obìnrin idha tọ́lọ́wọ́ bá ti dájọ́ wa rasuluhu àtòjíṣẹ́ rẹ̀ amron tán bá ti dá alamari kan an yakuna lahumul khiyaratu min amrihim ká tún wá máa ní choice nínú nǹkan tí Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ dá nínú alamari wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá sì ń ṣe Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ faqad dalla dalalan mubina irú ẹni bẹ́ẹ̀ ti ṣìnà ní ìṣìnà tó ṣe kíni tó hàn gẹ́rẹ́ fal hukmu bima anzala Allah ìmá dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́run bá sọ̀kalẹ̀ naw'un min anwa'il ibada ìran kan nínú ọ̀nà jọ́sìn fayajibu ala al-ibadi kullihim o ọ̀nà yẹn ni lórí gbogbo àwọn ẹrú an yakhda'u li hukmillahi jalla wa ala kí wọ́n tẹríba fún ìdájọ́ Ọlọ́run ọba ọba tó sekin ọba tó gbangban ọba tó ga jùlọ wa an ya'taqidu kan sì láti sọ́kàn annahu la shay'a yusawihi ní pé kò sí nǹkan kan tó dàbí ìdájọ́ Ọlọ́run aw afdalu minhu àbí kí nǹkan kan wá sí kí ni kó wá lọ́lá jùlọ fala yadhunnu ahadun kẹ́ni kankan máa rò anna al'amra bil khiyar ní pé alamari yẹn òun ṣe kí ni òun ní choice bẹ̀ wa anna nasa ahrar nípa àwọn èèyàn wọ́n à free ka hurriyati ar-ra'i gẹ́bí èyí ah, freedom of kini freedom of thought wa hurriyati ah, freedom of ah, freedom of ka hurriyati freedom of ideology wa hurriyati freedom of thought bí a gbogbo akọ bí a akọ social studies tó ọkọ̀ sápọ̀ ara rẹ̀ niwọ̀ so bóyá ntọ́ ọkọ̀ social studies bóyá ọ̀rọ̀ ọlọ́run lẹ́sọ fún ọfẹ́ kan bẹ́ wọ́n ni wà máa ashbaha dhalik àtàwọn nǹkan tó ṣe kíni àtàwọn nǹkan tó jọ mọ́ báyìí mimma yunadi bihi ba'du zanadiqa níbi tó ṣe pé àwọn kíni àwọn zanadiqa àwọn ọ̀tẹ́sì kọ̀ọ̀kan wọ́n pèpè sí wal munafiqi àti àwọn kíni àtàwọn munafiki wal ilmaniyin

wa yatakabbaruna ala hukmi Allahi azza wa jal wọ́n sì ń ṣe gbéraga lórí ìdájọ́ Ọlọ́run Ọba yà sóhun ohun tó ṣe pé so mẹ́rin doctorate tó ní oní doctorate mẹ́ta masters mẹ́fà bachelor 16 ohun ti ohun ti rí nǹkan ohun ti rí many things ohun lè sọ Greek ibi tóhun tún kàwé dé ohun lè sọ Greek pé ohun lè sọ Greek pé tóhun bá dé ọ̀dọ̀ àwọn ìbò wọ́n máa respect ohun tó pọ̀ ohun lè sọ Greek so so wọ́n ní kó wọ́n ṣe kíni so wọ́n ní kó wọ́n is on hard so wọ́n bá sọmọ́sọ̀ is on hard yàrá on hard lọ́lọ́ ti so àwa hard yẹ̀ tàwátùrù ni o sàwá gbọ́ pẹ̀lú kíni pẹ̀lú tàwátùrù gan látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam so wọ́n ní wa kadhalika man yaqul wọ́n ní bá kẹ́nẹ́ ni tó bá ń sọ pé inna hukmallahi haqqun ní pé á ah, ìdájọ́ Ọlọ́run bá òdodo ní tòótọ́ ọ̀ á sì ká mọ́ parọ́ èmi náà ní ah, afá gbogbo anáà tani o mọ̀ pé ṣẹ̀rí òlà tani o mọ̀ pé ṣẹ̀rí àgbọ́lọ́ yẹ ká mọ̀ lò so wọ́n ni inna hukma Allahi haqqun in pé ìdájọ́ Ọlọ́run bọ́ olódó ni walakin la yalzamu la yalzamu al-iltizamu bihi wọ́n ni kí o sí kíni kò ń sọ ọ̀rọ̀ àyà kí ẹ máa ní pé kó máa dájọ́ bi ghayrihi pẹ̀lú nǹkan tó bá yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run bá wa an yatamasha ma'a zaman kó sì máa rìn pẹ̀lú tí bàbá mú wá move with time kó máa move pẹ̀lú kíni pẹ̀lú gbà wọ́n ni idha ra'a al-maslahata fi dhalik tó bá rí kíni tó bá rá nfàní ń bẹ̀ fa hadha murtaddun an dinil islam ilé iná wọn tó ti fẹ̀sìn islam rẹ̀ li'annahu la yajuzu wọ́n ni torí pé kò tọ́ an yahkuma bi ghayri ma anzala Allahu azza wọ́n ni wa kullu hukmin wọ́n ni gbogbo dájọ́ rẹ̀ síwá hukmi síwá hukmillah aw síwá hukmallah so gbogbo dájọ́ tó bá ti yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run Ọba azza wa jal fa innahu batilun anu ni o wa aidan dhalika wọ́n ni bákaná o ìyẹn o la yuhillu al-mashakila bayna an-nas kò ní sọ́ọ̀bù àwọn problem bal yazi bal yuzidul ishkala ishkalan so àwọ̀bálì yazidul ishkalu ishkalan wọ́n ní àwọn problems tó máa pọ̀ sí láàrin àwọn èèyàn fa idha qulta li hadha wọ́n ní tẹbá wá sọ sílẹ̀ pé inna hadha hukmullah ní pé ìdájọ́ Ọlọ́run Ọba ni jalla wa ala ọba tó gbangba ọba tó ga jùlọ fala yasa'uhu illa an yaqbala hukmallah kò sí any choice fún ju pé kó gba ìdájọ́ Ọlọ́run Ọba lọ wọ́n ní innama kana qawla al-mu'minin dájúdájú ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ idha du'u ila Allah tí wọ́n bá pè wọ́n lọ sí tọ́lọ́wọ́ bá wa rasulihi àti tòjíṣẹ́ rẹ̀ liyahkuma baynahum láti dájọ́ láàrin wọn an yaqulu sami'na wa ata'na ní tó mọ̀ sọ́nà ní pínkini agbó àsìgbà ẹ̀yí Sheikh Salih Al-Fawzan sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé la khiyara fi hukmillah kò sí choice nínú ìdájọ́ Ọlọ́run bá àti ìdájọ́ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam in shi'ta qabilt tó bá kò sí pé tó bá wù ọ́ gbà wà in shi'ta lam taqba tó bá wù ọ́ kò má gbà walakin in shi'ta an tatanazala an haqqika wọ́n ni ṣùgbọ́n tó bá yẹ pé kí ni ó fẹ́ fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ fa hadha shay'un akhar nǹkan ọ̀tọ̀ lílé ó lẹ́tọ̀ ṣẹ̀ríà fún ní ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ so ó wá fi ilẹ̀ fẹ́ nìyẹn so eléyìí nǹkan ọ̀tọ̀ lílé yóò eléyìí wọ́gán ó lo ìdájọ́ ṣẹ̀ríà ń bẹ̀yẹn àmọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà náà lọ lò ọkà sí kíni ọkà gbé ẹ̀tọ́ kan nínú àwọn ẹ̀tọ́ rẹ̀ sí kíni ó gbé ilẹ̀ gẹ́gẹ́ bí musulmi rere wọ́n ni amma an taqul ṣùgbọ́n kí wọ́n sọ pé ma aqbal ní pé yìí nígbà wa adhab in lọ ila al mahakim al qanuniyya in lọ síbi àwọn kíni àwọn court àwọn constitutional court so nípa àwọn constitutional court nílò àwọn court Ah, tí ìsì ṣẹ̀ríà wọ́n ní fàáàdìhì riddatun an kíni an dini islam ilé èyàn sí kíni èyàn dágbére fún ẹ̀sì islam ni so wọ́n ní wa amma man i'taqada wọ́n ní ẹ̀rẹ́ ni tó bá tún láti sọ́kàn annahu la yajuzu al-hukmu bi ghayri ma anzala Allah ní pé kò tọ́ kí a máa dájọ́ pẹ̀lú nǹkan tí a ní kòkè wa amma man i'taqada wọ́n ní ẹ̀rẹ́ ni tó bá láti sọ́kàn annahu la yajuzu al-hukmu bi ma anzala Allah ní pé kò tọ́kí ẹ̀mà dájọ́ pẹ̀lú nǹkan tó bá yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ so òun láti sọ́kàn ó ní láti sọ́kàn pé ah, èyàn gbọ́dọ̀ máa dájọ́ pẹ̀lú kíni constitution gbọ́dọ̀ máa dájọ́ pẹ̀lú kílùkọ secular law so wọ́n ní wà máa já àbíhì ar-rasul ní pé kò sì dá kí ẹ̀mà dájọ́ pẹ̀lú nǹkan tó bá yàtọ̀ sí nǹkan hawan ṣùgbọ́n ó yapa rẹ̀ látara kíni látara ìfẹ́ ẹnu li hawan fi nafsihi látara ìfẹ́nú tó wà lẹ́mí rẹ̀ ma a ti kọ́d pẹ̀lú àdìsọ́kàn annahu fa'ala muharraman pẹ̀lú òun náà yìí ládìsọ́kàn pé ah in tó ń ṣe kíni èwọ̀ ni gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ pé ah ṣẹ̀rí àná ló yẹ kí ẹ máa lò ó ọmọ lò ah, under the table so wọ́n na kíni wọ́n na envelope sí lábẹ́ table kọ̀ọ́nà àwọn pé ah, owó kìí síwò tó bá ní green lélẹ̀ ẹ̀tí mọ́ tó green so wá wò wá sí ah ẹ̀ẹ́ntọ̀ ó wá dájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tọ́nà wá sọ̀kalẹ̀ eléèkì ni li hawan fi nafsi nítorí hawan fi nafsi ma i'tiqad pẹ̀lú àdìsọ́kàn annahu fa'ala muharraman ní pé áyìn ah, tó ń ṣe ìwọ ni wa hamalatuhu shahwa in tó gbé tó fi ṣe ní kíni ah, kílùkọ̀lẹ̀ shahwa wal hawa àti fẹ́nu ala anna ala an lórí pé kó wá ala an hakama bi ghairi hukmillah ní pé lórí pé kíni lórí pé ó wá dájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ aw hamalahu at-tama'u àbí kíni àbójúkòkòrò ojúkòkòrò ìfẹ́kúfẹ́ owó òun ló gbé ka an dufi'a ilayhi rishwa gẹ́bí wọ́n ṣe kíni wọ́n fún ní owó abẹ́ tébù gẹ́bá sí ma ń pè pé a ah, ní pé ẹkàn sí dáadáa sí wádé sí dáadáa sí ọbọ̀ ìjọba sí dáadáa sí ọmọ fún sálàrì so tó ń bá tẹ̀ fún ogan sí tó wáyé kọmọ pé dúfí àìlé ìrìṣùwà wọ́n ma sí kìnnì wọ́n wá pàṣẹ áwọ́ málùn àbí kìnnì àbí dúkìá kan wọ́n ní fa hakama bi ghayri ma anzala Allah ó wá dájọ́ pẹ̀lú in tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tama'an so lẹ́ni tó fẹ́ owó wọ́n ni wàhúwà ya taqidu annahu asin ṣùgbọ́n náà mọ̀ pẹ́sẹ̀ lòun sí wa mukhalifun li amri llahi wa rasulihi òun náà sì mọ̀ kún ya pa àṣẹ ọlọ́run bá tòjíṣẹ́ rẹ̀ wọ́n ni aw hakama bi tó yàtọ̀ sí ọdún mélòó ló ti wà ń bí sẹ́nà ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sódà yóò lè ronú lọ sẹ́yìn wọ́n eh, eh, ni àpẹ́ 20 years nísà ṣe bí kí nílò wà tẹ́lẹ̀ àbí so eh, ibẹ̀ ló ń wà tẹ́lẹ̀ ọlọ́run ti ràn lọ́wọ́ náà bẹ́ẹ̀ nìsà àwọn àwọn mọ́tún ní ọlá iná so ládàádá so tún ní ọwọ́ ní ẹ̀tọ̀ ayin pósìtì kan lọ́wọ́ sílẹ̀ yìí pósìtì senior sharia judge ní kílùkọ̀ rẹ̀ ní okò kan àrí nǹkan sọ so, kílùkọ́ rẹ̀ kéèsì wá sílẹ̀ àmá kéèsì tó wà lọ́wọ́ rẹ̀ ń sin ìmọ̀ bọ̀ ti fẹ́ sí pé ah, àwọn èèyàn ní interest nínú rẹ̀ gan ah wọ́n sàbòsí fẹ́ nìyẹn ní kíníkà kíníkan ìgbà míì wà tó yí pé àbọ̀wà senior judge wà bẹ̀rẹ̀ wà sí fún náà kò tọ́ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n náà ah, kò sí problem pẹ̀lú náà sàn wọ́n sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú gọ́ ọlọ́run ma ti ṣe tán ma sáyìn àwọn paperwork tí wọ́n fi fi ọjẹ́ tí wọ́n fi promote rẹ̀ síbẹ̀ wọn so ó sì kí ni wọ́n ní fi mansibihi taw'an fi mansibihi ó fẹ́ sí kí ni ó fẹ́ rí pò wọ́n ní wa huwa yara annahu mukhti àmọ́ wọn náà rí pé ah aláṣìṣe lòun wa anna amalahu hadha ní pé iṣẹ́ tóun sì ṣe yìí o la yajuz kò tọ́ fa eléyìí ò di kèfèrí o al ní kèfèrí tó ṣe pé al tí ó yọ̀yàn kó minal milla kó lójú ọ̀nà islam wa inna ma yakfuru al-kufra al-asghar ìṣe kèfèrí kékeré ló ṣe ọ̀yẹ́ kufru asghar àti kufru akbar so kufru asghar ló wọ́n ni kufran duna kufrin wọ́n gẹ́ bíbí Abbas sì sọ wọ́n ni fahadha alladhi yakunu kufruhu duna kufrin irú ẹni báyìí ni kúfùrù ló ma jẹ́ kúfùrún duna kufrin man hakama bi ghayri ma anzala Allah ẹni tó bá sọ gẹ́ni tó bá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ aw ahsana min hukmillah abúláti sọ́kà bó ṣe kíni ó dájú ìdájọ́ ọlọ́run ọba lọ aw anna hadha musawin li hukmillah àbí kò láti sọ́kà pé kíni áà ah, kíní yóò dàbí ìdájọ́ ọlọ́run ọba wa innama hamalahu hawahu ala hadha in tó jẹ́ kó ṣe ní kíni ìfẹ́ ẹnu rẹ̀ aw annahu tama'a fil mal àbó ṣe kíni àbí ó fẹ́ ó fẹ́ gbowó ẹlòmí tán bá fi owó sórí transformer yóò bẹ̀ sórí ẹ̀ wọ́n ni aw mansibin wọ́n ní fa hakama bi khilafi hukmillah wa rasulihi sallallahu alaihi wasallam ó wá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ìdájọ́ Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ min ajli hadha nítorí ilé alladhi sarafahu min ghayri i'tiqad nítorí ilé tó yí kó níbi ìdájọ́ Ọlọ́run láì sí fó láti sọ́kàn pé nǹkan yẹn ó dàbí ìdájọ́ Ọlọ́run Ọba àbí èèyàn gbọ́dọ̀ máa dájọ́ pẹ̀lú ìdájọ́ Ọlọ́run àbí ó sì dédé pẹ̀lú ìdájọ́ Ọlọ́run àbí èèyàn lè mú èèyàn lè mú tọ̀hún so kò ní kankan bẹ́ẹ̀ lọ ní ẹ̀mí fàhádá yusamma kúfúrọ́nà àmàlìyàn eléyìí yẹn ma ń pè ní alkúfúrù al'amàlì kúfúrù ti ṣẹ́ wa huwa min alkúfúrù al'asgar eléyìí kúfúrù kékeré ni so wani wa huwa kabiratun min kaba'iri dhunub gbáǹkọ́ gbì nínú ẹ̀ṣẹ̀ ni o wani wa khatirun jidda ó sì sikin ó léwu li anna aqidatahu baqiya torí pé kíni àdìsọ́kàn rẹ̀ ìṣẹ́kíni ó yíwa ń bẹ̀ wọ́n ni wa man hakama bi ghayri ma anzala Allah wọ́n ni bá kẹ́nà ẹni tó bá ṣe kíni tó bá dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ẹni tó bá dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tó wà nù Qur'an àti sunna wọ́n ni natijata adájọ́ sharia náà ni àbí kí ló kọ̀ rẹ̀ àbí olùlùdájọ́ islam náà ni nínú gbésí ayé rẹ̀ so wá sí kí ni wá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́nà ọba sọ kalẹ̀ ó sàṣìṣe ń bẹ̀ so ó sàṣìṣe ó rò pé àà ẹn sí kí ló kọ̀ rẹ̀ sí nǹkan yàrára èyàn lè lo nǹkan tó yàtọ̀ sí dájọ́ ọlọ́run bá ń bí eléyìí kò wọ́ kò mọ̀ kò mọ̀ pé gbogbo ṣẹ̀ríà ṣẹ̀ríà kó gbogbo gbogbo kò lè kò súnmọ́ pé kó wà ní ṣẹ̀rẹ́ àkómà tó bá mọ̀ yóò tẹ̀lé so wọ́n ni natijata khata'in fil ijtihad wọ́n ni wa huwa ahlul lil ijtihad wọ́n lẹ́yìn tó sì jẹ́ kí ni ẹni tí ó lè ṣe ijtihad ni ọ̀yẹ́ so ẹni tí ó jẹ́ mujtahid in tó gbà lérò ní láti dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ walakinahu lam yuwaffaq lis-sawab ṣùgbọ́n wọn òjé kó ọlọ́wọ́ bó òjé kó sí kún gẹ́ nǹkan tó correct wọ́n ni fahadha kama qala an-nabiyyu sallallahu alaihi wasallam wọ́n ni ilé ó dà gẹ́gẹ́ bí nǹkan tí annabi sallallahu alaihi wasallam sọ ni pé idha ijtahada al-hakimu fa asab tí ẹni tó bá fẹ́ wa idha ijtahada wa akhta'a àmọ́ wá sí kí ni ó wá sàṣìṣe falahu ajrun wahid yóò ní kí ni yóò ní ẹ̀san kan wọ́n ni fa khata'uhu maghfur wọ́n láti ṣe rẹ̀ ó foríjì li'annahu lam yata'ammad hadha ash-shay torí kókò mọ́mà sí kí ni wa huwa harisun ala an yahkuma bi shari'a ó sì ṣe kí ni ó ní ìgbìyànjú láti ṣe kí ni láti dájọ́ ó lójú kòkòrò láti dájọ́ pẹ̀lú ó fẹ́ dájọ́ pẹ̀lú nǹkan tí ṣẹ̀rí'à mú wá wajtahada yatlubul hukma ash-shar'i ó sì gbìyànjú láti kí láti wá ìdájọ́ ṣẹ̀rí'à walakinahu lam yuwaffaq ṣùgbọ́n wò sí kí ni wọ́n fi ṣe kóngẹ́ ìdájọ́ yẹn wa hadha yu'jaru ala ijtihadihi eléyìn wọ́n san lẹ́san lórí ijtihadi rẹ̀ wa niyyatuhu àti lórí wọ́n sì foríjì li'annahu lam yata'ammad hadha al-khata' torípé fahadihi hiya al'umuru at-tafsiliyya wọ́n ní eléyìí ni alamari alamari ìsàlàyé lẹ́kùnrẹ́rẹ́ eléyìí ni ìsàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fi hadha al-mas'alati al-azima níbi alamari tó lágbára tó tóbi allati hiya mushkilatu al-asri al-an tó ṣe kóhun ni problemu ìgbà wa nísìnyí wọ́n ní kí a tó lọ sí bíbáyìí mo fẹ́ mọ́ ọmọ ìkọ́ aka débi náà ẹ jẹ́ ká padà lọ sí ibi tá ti bẹ̀rẹ̀ lónìí mas'alatul hukmi bi ghayri ma anzala Allah káwà summarize nǹkan sọ so da fi gbọ́yí dáadáa nǹkan tó ń sọ níbi báyìí nǹkan tó ń sàlàyé bí wọ́n sàlàyé al-hukmu bi ghayri ma anzala Allah kí yẹn máa dájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí nǹkan t'Ọlọ́run bá sọ kalẹ̀ nǹkan tó yàtọ̀ so wọ́n wá sọ ìran àwọn èèyàn tó yẹ pé tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ àwọn ọ̀ràn yẹn kèfèrí ni wọ́n wọ́n wá sọ àwọn ọ̀ràn tó ikú kíni àwọn ọ̀ràn táwọn ìṣe kíni tí wọ́n ìṣe kèfèrí àmọ́ kọ́ídà kùlíyà tó wà ní gbogbo àwọn kíni pé ẹni tí ó ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ in tí yóò fi mà àdìsọ́kàn rẹ̀ ẹni tó dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí Qur'an àti súnnà nabi sallallahu alaihi wasallam oye so in tẹ́yìn ó fi mọ̀ ní pé ẹni ìdí kèfèrí in tó ṣe gini in tó wà láti sọ́kàn èyàn wá máa ń sọ jáde náà oye èyàn wá sí gini nínú tó máa ń jáde lórí ahán gbà mìí oye àmọ́ tí ò bá jáde lórí ahán tí ò bá jáde lórí ahán tí ó bá wá jáde lórí ahán ìgbàmí ó máa ń le láti ṣe yàtọ̀ láàrin ẹni tó ṣe kíni láàrin ẹni pé ìdí tó fi ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ ṣe nítorí eléyìí ni àbí nítorí eré ṣe nǹkan tí ń tọ́lá sàlàyé bákan náà nídàkejì náà ẹni tó máa ń dájọ́ pẹ̀lú nǹkan tí pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ tí ìsọkún mọ́ lórí àdìsọ́kàn nìkan o ma ń jáde lórí kíni lórí ahán náà ọ̀yí tí ó bá wá jáde lórí ahán náà ó tún wá lè láti mọ̀ náà pé sẹ́ni yínà sídi tó fi ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ ṣé torí àdìsọ́kàn tí ó gbé tí ó sọ di kèfèrí ni àbí kèé ṣe nítorí àdìsọ́kàn tí ó ṣe kíni tí ó sọ di kèfèrí bá ti tọ́lọ́wọ́ bá ti fi hàn yàn ọlọ́run ọbọ̀ láàbọ̀ ọlọ́run ká lọ mọ́ tú ọkà àwọn èèyàn so yí eh, so tọ́lọ́wọ̀ bá ti fi hànyàn bó lọ́lọ́wọ̀ bó sì fi hànyàn kó sọ kíni kó sọ jáde lórí ahọ́n rẹ̀ kó kọ́ kó sọ jáde lórí ahọ́n rẹ̀ kó kọ́ kó wù níṣẹ́ pé á ah, bóyá bí i sọ pé ah, ọlọ́wọ́ bó náà kálọ mọ́ tó ọkà àwọn èèyàn tó tó àmẹ́yìn tó náà bá ṣe kíni tó bá sọ tó wà lọ́kàn rẹ̀ fún wa jáde kama ṣe kíni kama ìgbìnà rẹ̀ tọ́ ah, ìwọ́ ti clé ara rẹ̀ báwọn ọ̀rọ̀ ti ó tẹ̀ ti mú ọ̀rọ̀ rọrùn so in tẹ́yàn máa fi máa ọkàn ló máa ṣe kíni àwọn ètè kọ́ọ̀dù tẹ́yàn ní síṣẹ́ rí àlọ́mọ̀ ṣe kíni ló máa ń ṣe àtọ̀rẹ̀ gẹ́gẹ́ bí ṣe pẹ́lẹ̀ fàzán sí sọ́mbí àwọn kẹrin so àmọ́ wọn máa ń jáde kíni ó máa ń jáde lórí ó ma ń jáde lórí ahánà so nǹkan tí Shaykh Saalih Fawzān sọ ní bíbà yìí láwọn anú tíra mi wárí àwọn àfáà ní sọ pé kìí ṣe àdìsọ́kà nìkan ló ma ń ṣe yàtọ̀ rẹ̀ bọ̀ ilé ilé gan ah mo gbìyànjú gan láti wò pé kí wá ní dọ́bìtì tí yóò fi máa ó lè gan láti mọ̀ bẹ́ẹ̀ àwọn ẹlòmíì sọ pé kìí ṣe iṣẹ́ àdìsọ́kà kó láti tíra kan náà wà tí Shaykh Saalih ọdún tó kọ Allahu a'lam bi halihi so nínú tíra yẹn náà wọ́n ń sọ nínú tíra yẹn náà pé kìí ṣe kò mọ́ ní ọkàn ẹ̀ ní ìtìkọ́ọ̀dì lásán ọlọ́run ìta ń sọ ní pé kìí ìta ń sọ kìí pé ìtìkọ́ọ̀dì lásán náà ń sọ ó mọ́ jáde lórí ahán but in tó mọ́ in tó láti sọ́kàn sí nípa lílo ṣẹ̀rí àn tí yóò fi mọ̀ tí ó bá ṣe pé ẹni ẹ̀ sọ àbókọ́ àbówú ní àtó tó tọ́ka sí pé áà kìní ìkìní kìní yìí o ń tọ́ka sí pé kìní àdìsọ́kàn rẹ̀ ni pé nínú bó sí ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ṣẹ̀ríà tí nǹkan sí ṣẹ̀ríà ni ilé ìgbé kó ọ̀nà sílá ó lè gan ó lè gan kódà níbi tí ó léré àwọn tí wọ́n gbìyànjú láti dé pẹ̀lú àwọn dọ̀wábìtì pẹ̀lú padà rí ìkanú àwọn fásúnmẹ́ tó ń sọ pé kọ̀wárì jùlọ so masala yẹn masala tó ń ṣáìkà damula tó so but ó kama so ó kama báyìí so but ẹjẹ́ ká wá analyze àwọn kan tí Sheikh Salih Fawzan sọ Sheikh Salih Fawzan wá sàlàyé qaida kulliya ni pé àdìsọ́kàn ni ó differentiate pé eléyìí sọ ṣe kíni ṣé yóò sọ di kèfèrí tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá sọ kalẹ̀ eléyìí ṣe kó sọ di kíni kò sọ di kèfèrí so tabawo àwọn wo ni Ah, yóò sọ wọ́n di kèfèrí aláwọ̀kọ́ tí Sheikh Saleh Fawzan sọ òun ni pé ẹni tó bá ní láti sọ́kàn tó bá ń rò pé ìgbà ti yí padà ní pé ìdájọ́ Qur'an àti Sunna ní àwọn àsìkò tó ti lọ nìyẹn ṣùgbọ́n lásìkò ti wà yóò so agbọ́dọ̀ mú kíni agbọ́dọ̀ mú ìdájọ́ mi wà tí ó bá àsìkò ti wà mọ́ so oye aláwọ̀kọ́ nìyẹn ẹni tó bá láti sọ́kàn ní pínpín ni ṣẹ̀ríà ò ìgbà wa mọ́ ó dá tí a bá lè ṣe ti sọ́rọ̀ kíní tí a bá lè summarize sọ́dá yóò lè mọ̀ àwọn owó ní tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ tí ó ṣe kíni tí ó sọ di kèfèrí so ẹni pé léyìí ṣe àdìsọ́kàn ni àbíkẹ́ sàdìsọ́kàn ẹjẹ́ ká dáhùn sàdìsọ́kàn ni àbíkẹ́ sàdìsọ́kàn bọ̀ ó máa ń ṣe kíni ó máa ń jáde kíni ó máa ń jáde lórí ahọ́n ọ̀yẹ́ kèsì pé ni ó máa ń ṣe kíni ó máa ń jáde lórí ahọ́n ẹlẹ́ẹ̀kejì tí Sheikh Saleh Al Fawzan tún sọ nínú àwọn sí nǹkan tó pé yóò sọ wọ́n di kèfèrí òun lẹ́n tó ṣe pé kíni òun ni òun lẹ́n tó ṣe pé tó rí pé àwọn kílùkọ rẹ̀ àwọn hudud àwọn capital punishment àwọn kí ẹmà lẹ oún sí ìnáró kò pa kí ẹmà gẹ́wọ́ lè kí ẹmà pa kí ẹmà pa kíni kí ẹmà pa ẹni tó bá fẹ̀sìn lẹ̀ ní pé so ní pé kò bá gbàmù pé kò bá gbàmù so ní pé kò bá gbàmù ní pé wàṣíyì ni ní pé ìwà ẹranko ni ó ń pé ìdájọ́ Ọlọ́run bá níwà ẹranko so Sheikh Saalih Fawzān sọ pé ẹni tó bá ń rí báyìí pé àwọn hudud àwọn capital punishment ó ti le jù kò bá gbàmù so òun náà ṣe kíni òun náà òun náà so ìyànlá ẹlẹ́kejì ni wọ́n nítorí pé lè èyàn ń tako ṣẹ̀ríà èyàn ń tako ìdájọ́ Ọlọ́run bá bá ó ní àlébù kò sí bá gbàmù so ìran ẹlẹ́ẹ̀kejì Sheikh Saalih Fawzān sọ so ìran ẹlẹ́ẹ̀kẹta tí Sheikh Saalih Fawzān sọ nínú àwọn tó yẹ pé tó máa ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ tí ó sọ wọ́n di kèfèrí ẹni tó sọ pé kíni choice èèyàn choice láàrin pé kíni láàrin pé kíyàn sí dájọ́ pẹ̀lú sharia àbí kíyàn sí dájọ́ pẹ̀lú kíni constitution eléyìí ni ìran ẹlẹ́ẹ̀kẹta ẹni tó bá sọ choice ẹ wò ẹ wò ìrìnlẹ̀ kẹrin nínú àwọn tó ìpé tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tó náà bá sọ sọ̀kalẹ̀ tí wọ́n jẹ́ kèfèrí òun ni pé kí ni òun ni abala yìí pay attention sí dáadáa ẹlẹ́kẹrin ni Sheikh Sọ́lé Fàtán sọ pé ẹni tó gbà pé ìdájọ́ Ọlọ́run Ọba òdodo ní tòótọ́ ṣùgbọ́n òun gbà pé ìdájọ́ Ọlọ́run Ọba òdodo ni ọyí ṣùgbọ́n lo ìdájọ́ Ọlọ́run Ọba ara ó yàtọ̀ sí ìpín ara number 3 tí wọ́n sọ èyàn ní choice láàrin kíni constitutional secular law àbí kini àbí sharia ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀rin wọ́n sọ pé kíni òun sọ pé ìdájọ́ Ọlọ́run ọba òdodo ni ṣùgbọ́n kíni ṣùgbọ́n kìí sọ̀rọ̀ yẹn kíyàn dún ní máa rẹ̀ ṣe rí bíbáyìí ìbíbáyìí ni àwọn murji'a ti wọlé mi eléyìí sì ni ó máa ń ṣe ìyàtọ̀ ń gbà mí láàrin nǹkan táwọn olùmọ̀ ń sọ àwọn olùmọ̀ súnnà sọ àti ìgbà tí al-hukmu bi ghayri ma anzala Allah ìgbà tí ó mọ̀ sọ̀yàn di kèfèrè ní ẹni pé tó bá kó tẹ̀kìdìbù sínú ah, àwọn so ah, ìgbà tí àwọn ma ń sọ pé al-hukmu bi ghayri ma anzala Allah kí a ma dájọ́ pẹ̀lú nǹkan mi tó bá yàtọ̀ sọ́n nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ ìgbà táwọn ma ń sọ pé yóò mọ̀ sọ̀yàn di kèfèrè àwọn wọn iṣẹ́ òwò kíní iṣẹ́ òwò nú ìmán ọ̀yí so àwọn wọn pọ̀ bẹ́ẹ̀ láwùjọ wa Qaradawi Yusuf Qaradawi àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn Sufi mi àwọn bẹ́ẹ̀ mìíràn so ibi táwọn ti yàtọ̀ sí àwọn olùmọ̀súnnà ni ọ̀rọ̀ wọn ti yàtọ̀ sí àwọn sùúrùrí mìíràn wà báyìí àwọn sùúrùrí mìíràn wà báyìí àwọn ikhwani mìíràn wà báyìí ní pé ìgbà tí ìṣèdájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí Ọlọ́run ọba tó máa sọ̀rọ̀ di kèfèrí nìkan náà ni ìgbà tó bá kó tẹ̀kìdìbì sínú kí ni túnmọ̀ ìgbà tó bá kó tẹ̀kìdìbì sínú ìgbà tó bá àtòjíṣẹ́ rẹ̀ nírọ́ nìkan sínú náà ni al-hukmu bi ghayri ma anzala Allah ló ma ń sọ́nà ní kèfèrí in táwọn gbà náà ni tọ́yí bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Shaykh Saalih Fawzān yìí èyàn ti rí pé kíni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní pé èyàn ìbámí náà wà téèyàn ní ṣe tẹ̀kìdíbù ìdájọ́ Ọlọ́run ọba ó gbà pé ìdájọ́ Ọlọ́run ọba òdodo náà ni yóò sì tún kò wá dájọ́ pẹ̀lú nǹkan so ó sì tọ́ fún ẹlòmí fún yà láti ṣekini láti dájọ́ pẹ̀lú nǹkan mi ó sì ó lè move pẹ̀lú time tó bá ṣe wò wọ́n ní eléyìí náà ẹni tó ti ṣekini ẹni tó ti fi Islam lẹ̀ ó di mélòó báyìí ẹlẹ́kẹ̀ẹ́rin bọ̀ ẹlẹ́kẹ̀ẹ́rin yìí ó ṣe pàtàkì yàn pay attention sí oye òun ló fi yàtọ̀ sí kíni nǹkan tí àwọn ní tó fi pé àkídà yẹn mọ́ mú nínú àwọn tíra tó lálàáfíà kí wọ́n lọ́kàn ma ka o ma ọmọ kóńbí ọmọ kọ́ ọlọ́run ìwọ́n àpàdà lọ́kọ́kọ́kọ́ so nínú àwọn kata àwọn ikhwanu muslimun àwọn akílùkọ rẹ̀ àwọn murji'a àwọn kata ma ń sọ ni pé al-hukm bi ghayri ma anzala Allah ìbà tí ó tó sọ́yàn di kèfèrí nìkan ìbà tó bá tí a bá tó kíni tí a bá tó sọ pé ìdájọ́ Ọlọ́run ọba irọ́ ni ìdájọ́ Ọlọ́run ọba kèésù èyàn yìí lè sọ pé ìdájọ́ Ọlọ́run bá olódo ni tí ó sì kíni tó sì di kèfèrí tó bá ń lò dájọ́ pẹ̀lú tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá sọ kalẹ̀ òun náà ni tó bá ń sọ pé kíni kò yí sọ̀rọ̀ yẹn kíyàn so aha so tó bá rí báyìí àwọn ni tí Sheikh Salih Fawzan àwọn ọ̀nà mẹ́rin tí Sheikh Salih Fawzan sọ pé tí a máa ṣe gini tí a bá ń dájọ́ pẹ̀lú nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ yóò sọ wọ́n di gini yóò sọ wọ́n di kèfèrí ta ni ó tún wọn kà fún wa náà afá wọn àwọn tó bá wọ pé ṣẹ̀ríà believe pé capital punishment kò wà ókè ó ti le jù eh, àwọn tó sọ pé àti lo ṣẹ̀ríà time pé choice ni o lè lo o lè má lò náà wọ́n gbà pé ṣẹ̀ríà wọ́n gbà pé ṣẹ̀ríà òdodo ní kò kọ̀pọ̀sì kalọ̀ so mẹ́rin ni kí Sheikh Sọ́lé Fàzán dákọ̀ ń bí bàbá so ẹwà wo mẹ́rin ni yìí ní tí rúsọ nìyẹn pé asùlù ti gbogbo ẹ padà sí ó padà sí ètì ẹ̀kọ́ ọ̀dìyàn so tí ìbá rẹ̀ nìkan sì ti ń dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tí nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ bọ́ọ̀lọ́ fẹ́ mọ̀ pé eléyìí ṣé ìpín eléyìí ló bọ́ sí ni àbí ìpín eléyìí ọlọ́run bó sì láàbọ̀ wá lọ́nà kálọmọ́ sí kíni kálọmọ́ tú ọkà àwọn èèyàn torí pé àwọn iṣẹ́ tó bá ti ṣe pé kìí ṣe gbogbo sẹ́yìn ló sọ̀rọ̀ ní kèfèrí orí in tó yẹ ká kọ́kọ́ mọ̀ ní pé àwọn nǹkan tó yàn tó mọ́ sọ̀rọ̀ ní kèfèrí ó pín sí méjì àwọn iṣẹ́ kan wà tó yẹ pé gbogbo bíyàn bá ṣe ṣe sẹ́yìn kúfùrù kò sí nǹkan bá ti wá kúfùrù so so gbogbo wọn tí sẹ́yìn bá ti wá kúfùrù gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí kíyàn dùn nǹkan fún nǹkan mítò yàtọ̀ sọ́lọ́wọ́ bá a nídìí àdìsọ́kà mẹ́lẹ̀ kúfùrù gangan ní sẹ́yìn ọ̀yí àwọn sẹ́mi sí wà tó ṣe pé kíni tó ṣe pé àwọn levels kanú rẹ̀ òtí ti kíni kò tí ìdégé kúfùrù ọ̀yí gẹ́gẹ́ bí gbogbo alamọ̀ ìjọsìn ní fọ́lọ́wọ́ bá àbí so but tawakul a kílùkọ rẹ̀ so kí yàn wá ṣe tàwákùlù lọ́nà tó yí pé kí ni lọ́nà tó yí pé kò tí ìdélẹ́wù kúfùrù eléyìí kí ni ó ma jẹ́ kúfùrù asghar àbí àbí tí yàn bá búra pẹ̀lú nǹkan mí tí yàtọ̀ kí náà àfáà pé kúfùrù asghar but ó tún ní ọ̀nà tó tún lè ṣe kíni tó tún lè ṣe kíni tó tún lè so kìí ṣe pé tẹ bá ti rí al-hukmu bi ghayri ma anzala Allah àti rí kúfùrù akbar tí ó yọ́yàn kún nẹ́sìn ara ọ̀yí ó láwọn súrọ̀ rẹ̀ ó láwọn àwòrán rẹ̀ tó yẹ pé yóò yọ́yàn kún nẹ́sìn ó sì láwọn ọ̀rọ̀ rẹ̀ tó sì kìnnì tí kò yọ́yàn kún nẹ́sìn ọ̀yí tí a bá wá in tó wá wà ń wá ní pé kí wá ní so eléyìí tó padà lọ sí àdìsọ́kà àwọn èèyàn in tó fi pé ọlọ́run ọba fẹ́ jí káwọn èèyàn jọ́sìn fún pẹ̀lú ìkìláàsì ọ̀pọ̀lọpọ̀ àwọn oyi ọlọ́wọ́ bó sì ṣe kíni ọlọ́wọ́ bó sì gbé wa lẹ́ni tí ó lọ mọ́ tú ọkà àwọn èèyàn tó mọ́ tú ọkà àwọn èèyàn pé kíni kíni ara so tí yẹn bá ti wá mọ̀ pé alákọ̀ọ́kọ́ iṣẹ́ yìí kìí ṣe pé iṣẹ́ ìgbogbo bàtẹ́ bá ti rí yóò jẹ́ kúfùrù tí ó gbéyàkó muslim oyi so èèyàn sọ́ra gan èèyàn sọ́ra gan wọ́n ní ibẹ̀ ni àwọn béèrè tí mi ti máa wá ẹlòmí aládánwò yẹn yóò ní àwọn olórí àwọn mùsùlùmí láwọn ìlú àwọn mùsùlùmí àwọn olórí àwọn mùsùlùmí láwọn ló àwọn kí lẹ fẹ́ sọ nípa wọn kí lẹ fẹ́ sọ nípa wọn ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ tí ìbá lọ fún mọ́rán tẹ́lómi bá padà wá lọ́ra yín sí tó bá wá lọ́ra rẹ̀ sí lọ́rùn tí bá bá yín sọ̀rọ̀ ìmọ̀ ni ẹ̀ẹ̀dín so in tó fẹ́ kẹ́ sọ ní pé kẹ́ẹ̀ṣẹ́ kíni kẹ́ẹ̀pẹ̀ wọ́n so iṣẹ́ tán sì ń ṣe al-hukmu bi ghayri ma anzala Allah la shakka àwọn olúmíwà tó ń lo islamu tó ń lo sharia so but èyí tó pọ̀jù nínú àwọn ìlú táwọn musulmi wà so olórí wa yìí sí kí wá láàfi mọ̀ pé èyí tó ṣe yìí kúfùrù ni àbí ìpín tí ó ṣe kíni tí è ṣe kúfùrù kí láàfi mọ̀ ọ̀rọ̀ tó bá sọ kíni tó bá sọ jáde tó fún wa ní èròǹgbà rẹ̀ tó àwárí sáyì kàfàrà rẹ̀ so so eléyìí ó ṣe so tí lè bá yí wa ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kàtígórí ẹlẹ́ẹ̀kejì àwọn al-hukmu bi ghayri ma anzala Allah tí ó sì kíni tí ó sànyà di kèfèrí èyí alákọ̀ọ́kọ́ tí Shaykh Saalih Al Fawzān stakon bí tíyàn bá sì kíni tíyàn bá yapa tíyàn bá dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ nítorí kíni nítorí ìfẹ́nu khata an ijtihad so khata yẹ̀sẹ̀sẹ̀ tó wá látara kíni látara ijtihad ọ̀yí so àṣẹ tó wá látara ijtihad ó dùn dáma ọ̀yí ó dùn dáma kò sì tún dùn dáma náà lábàlá mìíràn so eléyìí ó ṣe pàtàkì ká mọ̀ dáadáa ká sì sọ́ra wa nínú ìrìjá àbí kíni àbí takfir so hádá wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi وصحبه أجمعين